الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم أدرك الله سبحانه وتعالى أترى أدعى لك أتدفعنا محمد صلى الله عليه وسلم إليك أبعلنا ونحن نبقى àlàyé على ète àwọn أو láti fi mú sí Islam suwar da gariya amma a yankin ki kuta kuta ki shi ko yadda shi gaba na su bidiyo su ko kono da kan shi wasu because a wani ha ki ce da na ta da kun ya wani san da ni ko kun bi go duk da kun da ba da kan shi ba to a wani ba ma ba ki da kan shi go ya wani ba ka da ni ki ka fa wa ka da ku ko ni a wa ya ci ni ku san da kai ko ba ne to ba su ko ni wa ni wa na da ki ma ko kan ni ci wasu wa تأتي وذكر ولا تأتاك إليها الله سبحانه وتعالى يشهد لكم بارك الله فيكم وجزاكم الله نعم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد adúpẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lórí àwọn oore tí a kà fún wa lánàá tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó ṣe fún wa àti àwọn tó pọ̀ tó pọ̀ tó pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn oore Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lórí wa tó ṣe pé ta bá fẹ́ ka gbogbo ẹ̀ kìí sí nǹkan ta lè kàtán ara àti ara àmọ́ síbẹ̀síbẹ̀ nínú tọ́nà ọba fẹ́ òun náà ni pé kí a máa dákò orí rẹ̀ ma sì dúpẹ́ fún so eléyìí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó fi yin àwọn èèyàn bẹ́ẹ̀ sì ni ó máa fi tó so nínú orí tọ́nà subhanahu wa ta'ala tó tún wá ṣe fún wa òun náà ni pé subhanahu wa ta'ala ó dábòbò ẹ̀sìn rẹ̀ ó sì ń dáàbòbò ẹ̀sìn rẹ̀ so ó sì ń gbé àwọn èèyàn dìde láti máa dáàbòbò ẹ̀sìn rẹ̀ so ní tó fi ṣe pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn ète táwọn èèyàn fẹ́ pa lónìí àbí nǹkan tẹ́nìkan fẹ́ sọ lónìí ni so nínú àwọn ọgbọ́n àti àríkèrèkè àti ìdẹ̀sìn ọlọ́run ọbarú àyàfi kó ṣe pé àwọn olùmọ̀ wọ́n ti yànnàná rẹ̀ wọ́n so wọ́n ti yànnàná rẹ̀ wọ́n so so ẹ rí pé nínú nǹkan tá fi bẹ̀rẹ̀ lánàá òun ni muqaddima imam ahmad so rahimahullahu ta'ala so wa ghafara Allahu lahu so níbi muqaddima yìí Imam Ahmad yìí ṣàlàyé orí Ọlọ́run ọba lórí al'umma yìí so nínú ar-raddu ala ala al-jahmiyya wa zanadiqa ti al-Imam Ahmad so wọ́n ṣàlàyé ń bẹ̀ pé orí tọ́lọ́run ọba subhanahu wa ta'ala sí fal'umma yìí ẹ jẹ́ ká tú mọ̀kọ́dímà imam ahmad ya fún wa káfí rí orílẹ̀-ńlá tó wà lórí wa alimam ahmad sọ pé so alimam ahmad sọ pé alhamdulillahi alladhi ja'ala fi kulli zamani fatratin min ar-rusuli baqaya min ahli al-ilm imam ahmad sọ pé a dúpẹ́ fún Ọlọ́run tó sì pé ó se ní gbogbo àsìkò tó se pé kí tó ṣe pé bríkì wà bríkì wà ń bẹ níbi àwọn òjíṣẹ́ so bríkì wà ṣe pé tọ́nà bá bá rán òjíṣẹ́ kan tí táìmù kan wà kọ́nà ọba tó tó rán àwọn òjíṣẹ́ mi so láàrin àárín táìmù yẹn Imam Ahmad wọ́n dúpẹ́ fọ́nà ọba pé ha ọpẹ́ fọ́nà ọba pé ó máa ń fi fáwọn o so baqaya min ahlil ilm àwọn tí ó mọ̀ sẹ́kù nínú àwọn olùmọ̀ yad'una man dalla ila al-huda wọ́n máa pe ẹni tó bá ṣìnà wọ́n máa pe sọ́nà náà wa yasbiruna minhum ala al-adha wọ́n sì máa ní sùúrù lórí wọn lórí àwọn ìnira tá bá ẹni tó ti kú ní ruh ni o ẹni tó ti kú lọ́kàn tó ti pé ọkàn rẹ̀ ti kú wọ́n ma yẹ wọn gẹ́gẹ́ báwọn olùmọ̀ ń yẹ òkú ara ọ̀ so wa yubassiruna bi nurillahi ahlal ama wọ́n tún wọ́n ma ń jẹ́ kó rínà wọ́n ma ń fi rínà pẹ̀lú mẹ́lẹ̀ tọ́rọ ọba àwọn tó ti fọ́jú so wọ́n jẹ́ kó rínà pé à ah, ìgbẹ́ ló ń lọ yìí ọ̀nà ni imam ahmad ni fakam min qatilin li iblisin qad ahya'u mélòó mélòó àwọn tí iblisi ti padànù tó yẹ pé wọ́n yìí wọ́n ẹlòmí ti ọ̀pọ̀lọpọ̀ náà sálàfún ní pé àà ah, pé bàbá àwọn mọ̀tẹ́sílà ni ẹ̀gbọ́n bàbá àwọn kọ́dárí ni àmọ́ Ọlọ́run bá láwọn pẹ̀lú ẹlòmí ò ní Ọlọ́run láwọn pẹ̀lú Sufyan sẹ́wọ̀n kẹ́ ẹlòmí sí rẹ̀ ó sì lo àìmọye gbà lọ nínú ànù so kọ́lọ̀wọ̀n bá wá tó wá tọ́ sọ́nà pẹ̀lú àwọn olùmọ̀ tí wọ́n ń tọ́ àwọn èèyàn sí tọ́rọ ọba sọ ní tàn nábi sọ imam ahmed tẹ́síwájú pé wà kam min dhalin nílò mílẹ̀ tó ti mù ta'ihin ó ti sọnù pátápátá hadau wọ́n tọ́ sọ́nà pẹ̀lú mọ̀lá wa aqbaha athara an-nas alayhim àmọ́ orí pátáwọn èèyàn ní lọ́dọ̀ tí wọ́n ah ó gúrú jáì ẹwọ imam ahmad ẹwọ fama àṣàna athara imam ahmad alannas fama àṣàna athara ibn taymiyyata ala nas amma wa aqbaha ha an-nas alayhim amma kini imam ahmad wọ́n wọ́n dè lẹ́yìn wọ́n dè wọ́n mẹ́wàá wọ́n lù wọ́n lẹ́yìn yẹn wọ́n tún ní mú gbọ́dọ̀ kọ́ ẹnìkan kẹma so wọ́n ni yanfuna an kitabillahi tahrifal ghalin wọ́n ma ń gbákò níbi tírà Ọlọ́run ọba àyípadà àwọn olùkọjáàdà wa wantihal al-mubtilin àti dídàrú tí àwọn ẹni ànù so àti ta'wil àti àyípadà àwọn aláìmọ̀kan alladhina aqadu alwiyata albid'a àwọn tó ṣe pé wọ́n ti wọ́n ti gádà flagi àdádá rẹ̀ bí ogun wọ́n ti gádà rẹ̀ bí ogun pé ara orí àdádá rẹ̀ ìlà kù sí á sì tàn ká sì sí àwọn èèyàn lọ́nà so Imam Ahmad ń ṣàlàyé pé àwọn olùmọ̀ wọ́n máa ń ṣàlàyé ànú àwọn ẹni wọ́n sì máa ń tọ́ àwọn èèyàn sọ́nà pẹ̀lú ìyọ̀ndọ́ ọlọ́run ọba so fahum mukhtalifuna fil kitab àwọn ẹni àmì wíwárí mukhtalifuna fil kitab àwọn gan láàrin ara wọn ẹnu òkò nípa tírà ọlọ́run ọba ẹnu òkò nípa tírà ọlọ́run ọba nínú àpẹẹrẹ tó clear jù nípa àwọn ẹni ànù ni táwọn ẹni ànù bá lè pín sí ìpín tí ò ṣe pín má wọ́n sì pín síbẹ̀ ní sí báyẹ̀ rí àwọn ṣíà wọ́n pín níbi tó títí pín àwọn ilé iná tún pín àwọn ilé iná tún pín àwọn ilé iná tún pín so fahum mukhtalifuna fil kitab mukhalifuna lil kitab wọ́n ya pàtíra ọlọ́run ọba àwọn àwọn bídá wọ́n máa ṣe yapa láàrin ara wọn àwọn aládàdálẹ̀ wọ́n máa ẹnu wọn ní kò láàrin ara wọn àmọ́ ibi tẹ́nu wọn kò sí òun ni pé kíni òun ni pé ìyapa tíra ọlọ́run ọba bẹ́lẹ̀ iṣẹ́ ìyapa rẹ̀ pẹ̀lú pé ara bàtìrí ni eléyìí ó máa ìyapa rẹ̀ pẹ̀lú pé ni ṣe tàwílì so wọ́n ni ibi tán ti nǹkan tán kójọpọ̀ nìyẹn imam ahmad ta sọ́wọ́ pé yaquluna ala Allah mú ma sọ lórí ọlọ́run ọba wa fillah àti nípa ọlọ́run ọba wa fi kitabillah àti nípa tíra ọlọ́run ọba bi ghayri ilm láìsíma yatakallamuna bil mutashabihi min al kalam mú ma lo àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó dàrú òun náà ma fi sọ̀rọ̀ wa yakhda'una juhalan nas wọ́n ma wá tan àwọn aláìmọ̀kánú àwọn èèyàn bima yushabbihuna alayhim pẹ̀lú àwọn nǹkan tí wọ́n fi ma dàrú ma wọn lójú wọ́n ma tan àwọn aláìmọ̀kánú àwọn èèyàn pẹ̀lú pẹ̀lú àwọn nǹkan tí wọ́n ma àwọn ma wọ́n ma Imam Ahmad sọ pé fa na'udhu billahi min fitanil mudilli so awa ìsọdí ọlọ́run ọba ní bí àdánwò àwọn olùsìní lọ́nà so ẹ wo muqaddima yìí báyìí so ẹ wo muqaddima imam ahmadi ó ń sàlàyé orí ọlọ́run ọba lórí wa pẹ̀lú bí àwọn olùmọ̀ wọ́n ti sàlàyé wọ́n ti yẹ̀rìnà wọ́n ti gbìyànjú wọ́n ti gbogbo orísìírísìí gbogbo orísìírísìí ìranù wọ́n ti sàlàyé rẹ̀ fàlù umma láti ọjọ́ tipẹ́tipẹ́ láti ayé àwọn sọ̀hábà àwọn tàbí'in àwọn tó wà lẹ́yìn wọn so orí ọlọ́run ọba tó gagan lélẹ́yìn èyí tí yẹn kà ní bùkátà kéèyàn mọ̀ ní pé tọ́ anú yìí kí ni àwọn olùmọ́sán pa so tàbá ti wá mẹ́ eléyìí orí yẹn náà láti tẹ̀síwájú a ń bá lọ ní àná nípa nǹkan tí a ń bá lọ lánàá nípa ètí àwọn manáfikí láti wó islam ètí àwọn manáfikí láti wó islam so lórí abala yínà láti tẹ̀síwájú lórí àlàyé nípa ètí àwọn manáfikí so láti pé kán fi wó islam kán fi dá islam rú kí wọ́n fi sọ àwọn mùsùlùmí di báwọn ṣe dà kán sì tán àwọn orí burúkú káàkiri láàrin àwọn mùsùlùmí àwọn sọ fún wa pé ọ̀rọ̀ yìí àti àlàyé yìí nǹkan tó ní bùkátà sí àsìkò ni àti àwọn ìjòkó tó pọ̀ so torí pé nínú asàlìbò àwọn olùmọ̀ so tó bá fẹ́ ṣàlàyé nǹkan pàápàá jùlọ yìí tó bá jẹ́ àánú so tó yí pé ó ti tànká ó ti gbalẹ̀ wọ́n wá ṣàlàyé rẹ̀ mufassala wọ́n ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ wọ́n lọ wú láti ibi tó ti ń wá ganga so ilé ìbáwọn olùmọ́sílẹ́nsẹ̀ nìyàn so yẹ́rì tíra ibn Taymiyyah ni ibn al-Qayyim ni sheikh Muhammad bin Abdul Wahhab àwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn olùmọ̀ so ti tànká ó ti wọ àwùjọ ó ti wọ ara àwọn èèyàn tó lẹ́yìn tó fẹ́ gbòròdó kí lọ́rọ̀ ọba sọ ọ̀rọ̀ so ọlọ́rọ̀ ọba ní ìdí nìyẹn tá fi ń ṣàlàyé àwọn ayat àti so ìdí nìyẹn tọ́lọ́rọ̀ ọba fi máa ń ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ so ojú ọ̀nà yìí òun náà ni àwọn olùmọ̀ ni wọ́n tẹ̀lé so in tó fi bùkátà nìyẹn sáwọn àjòkó tó pọ̀ káwò tí èyàn ti wá rí ṣẹ́rí kìní kan wà tí àbọ́ ìyádù wọn sọ àbọ́ ìyádù wọn sọ pé sórí kò sí tuntun kò sí tuntun kankan àwọn bídá àìgbáyẹn so àwọn bídá àti sí the same thing náà wọ́n ṣe pẹ̀lú àwọn bídá àgbáyẹn so kódà àwọn àwọn nǹkan míì ẹ́rí pé bí step kankan náà ni wọ́n fẹ́ wọ́n lò so in tó fi bùkátà ká mọ àwọn nǹkan yìí nìyẹn tá bá ti mọ̀ wọ́n èyàn ó lè mọ aburú yìí láti pìlẹ̀ rẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ mú wá so tó bá tún fẹ́ mú wá láwọ̀ náà mi èyàn mọ̀ pé àà ah, eléyìí ni wọ́n náà tún fẹ́ mú wá ó tún fẹ́ jáde ní lọ́nà mi so àwọn sọ àwọn nìkọ́ọ̀tù àwọn nǹkan tó jẹ́ àwọn topics tí a fẹ́ mẹ́nubà lábala topic yìí so a sọ fún wa lánàá alhamdulillah a sì rí àwọn kọ̀ọ̀kan wò nínú ẹ̀ lánàá tó jẹ́ àwọn ọwọ́ bẹ̀rẹ̀ pátápátá so àwa tẹ̀síwájú lónìí insha Allah ta'ala láti máa wo àwọn ìmìnà nínú àwọn nǹkan tá ti sọ pé a fẹ́ wò so eléyìí láti fi ṣàlàyé aburú àwọn manáfikì níbi ìfẹ́ wò Islam láti no so gẹ́gẹ́ bọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣe sọ pínkini yuriduna liyutfi'u nurallahi bi afwahihim wọ́n gbà lérò láti pa iná Ọlọ́run Ọba pẹ̀lú àwọn ẹnu wọn ni wọ́n fẹ́ pa iná Ọlọ́run Ọba nípé àwọn gẹngẹn ní ọ̀tá fahdaruhum sọ́ra fún wọn qatalahumullahu anna yufakun so nukta tí a bọ́ sí òun náà ni òṣúlù àwọn òṣúlù nifaq so àwọn òṣúlù annifaq àwọn ìpìlẹ̀ nifaq àwọn ìpìlẹ̀ káfí islamu hàn kágbé kúfùrù pamá àti àwọn ìpìlẹ̀ yìí náà wọ́n tàn ká láàrin àwọn mùsùlùmí so àwọn ṣàlàyé aṣọ fún alánà àwọn táwò nínú àwọn ìpìlẹ̀ nìfàkì aláwọ̀kọ́ nú rẹ̀ òun ni arọ́fìdọ̀ aláwọ̀kọ́ rẹ̀ òun ni kíni arọ́fìdọ̀ so arọ́fìdọ̀ so kíni wọ́n pè ní arọ́fìdọ̀ so àwọn òun ni arọ́fìdọ̀ àti àwọn àbí àdánwò wo àbí nífàkù wo nẹ́gbìn sínú islam so àwọn Rāfidah lọ́dọ̀ àwọn èèyàn generally wọ́n tún ma ń pè wọ́n ní ṣíà so wọ́n ń pè wọ́n ní gíní wọ́n pè wọ́n ní ṣíà so lọ́dọ̀ àwọn èèyàn generally yìí but sí kẹ̀kẹ́ náà ni Rāfidah sí náà ni pẹ̀lú ṣíà àbí wọ́n yàtọ̀ àbí ewolewo so wọ́n bí a sheikh muhammad ibn salih al-uthaymin nípa nípa question wọ́n ní fadilatu sheikh wọ́n ní man humu shi'a wọ́n ní ọlọ́lá sheikh àwọn wọ́n ní shi'a wa hal humu rọ́fidọ̀ sí àwọn náà ni rọ́fidọ̀ ومذاهبهم في الحياة وكيف التفريق بينهم وني اتكني او مذاهب ولا اتي بو لا سياتو لا ارين وا الشيخ محمد بن صالح العثيمين سو بي الرافضه هم الشيعه الرافضه هم الشيعه او رافضه او ني او ني شيعه بل يلا الشيعة أعم من الرافضة شيعة أفنو جكينو أفنو جرافضة له شيعة أفنو جرافضة له so kama di àwọn kini yo ìtumọ̀ rẹ̀ ni pé àwọn Rāfidah Shia ni wá oye Sheikh Sheikh eh, eh, Muhammad bin Salih al kódà àwọn ṣíà wọ́n tún fẹ́nú ju kínú wọ́n fẹ́nú ju Rāfidah lọ wọ́n ni anna ṣíà wọ́n torí pé àwọn ṣíà tútùlákù wọ́n mọ́ lo ṣíà fún ala kulli man 'aẓẓama ahlal bayt wọ́n mọ́ lo fún gbogbo ẹni tó bá ń gbé àwọn ahlal àgbéga tó ju in tí ó jẹ́ ọ̀ranyàn fún wọn lọ so àwọn ṣíà ní gbogbo àwọn tó bá ṣe pé wọ́n ṣe kíni wọ́n ń gbé àwọn alùbẹ́ìtì bí àwọn tó jẹ́ mẹ̀lẹ́bí annabi sallallahu alaihi wasallam àwọn tó tọ́mà annabi sallallahu alaihi wasallam so wọ́n ń gbé wọn ga ní àgbéga tó kọjá nǹkan tó ṣe kíni nǹkan tí man rafada zaid ibn ali ibn al-husayn wọ́n ní àwọn rafida nti o àwọn ni àwọn ton ṣe pé àwọn tẹ̀lé àwọn tí wọ́n deny àbí tí wọ́n dànù ìtumọ̀ rafada ni kéèyàn deny kan kéèyàn dá nǹkan nù kéèyàn reject ìtumọ̀ rafada ni kéèyàn ṣe kíni kéèyàn reject nǹkan kéèyàn dá nǹkan so wọ́n ní àwọn rafida هم الذين تبعوا من رفض زيد بن علي بن الحسين àwọn ni wọ́n tẹ̀lé àwọn tí wọ́n reject zayd ibn ali ibn al-husayn oye so àwọn ni wọ́n tẹ̀lé so hina ja'u ilayhi nígbà tí wọ́n wá àwọn ni wọ́n tẹ̀lé àwọn tí wọ́n reject àwọn rọ́fíìtọ̀ kó ló tẹ̀lé o àwọn tẹ̀lé àwọn tásíkí tí wọ́n reject ẹni so wọ́n ní hina jáwú ilé nígbà tí wọ́n wá bá wasa'aluhu an Abi Bakr wa Umar wọ́n wá bi nípa Abu Bakr àti Umar fa athna alayhim al-khayr ó wá sọ dáadáa nípa wọn athna ma khayran wọ́n ló sọ dáadáa nípa wọn wa qala huma wazira jaddi nípa àwọn méjèèjì wa wazira jaddi mi so àwọn méjèèjì ò wàzírọ́ jádì so àwọn méjèèjì ò wàzírò jádì mi ni wọ́n jẹ́ so tó jẹ́ annabi sallallahu alaihi wasallam pé wàzírò annabi sallallahu alaihi wasallam láwọn méjèèjì jẹ́ wazirahu qidman thumma usmanu larjahu wani farafaduhu nítorí pé òun wá gba abubakar àti umar wọlé wọ́n bá ṣe kíni wọ́n bá reject ẹ̀ li'anna rafidah torí pé àwọn Rāfidah o ṣẹ́kù tẹ́mí ló ń sọ̀rọ̀ yóò min jahlihim látara ìmọ̀kẹ́ wọn yadhunnūna wọ́n máa ń rò anna man athna ala Abi Bakr wa Umar nípa ẹni tó bá ti yìn Abu Bakr àti Umar faqad qadaha fi exclusive oye so kò túnmọ̀ pé ẹni tó bá yin Abubakar àti Umar ó ti ṣe kíni ó ti bú Ali ṣùgbọ́n lọ́dọ̀ wọn gẹ́ bí Sheikh Uthaymeen sí sọ yìí wọ́n ni waman ahabba Abubakar wa Umar Sheikh Uthaymeen sọ pé ẹni tó bá nífẹ̀ẹ́ Abubakar àti Umar faqad abghada Aliyan ó ti kórìíra Ali nìyẹn lọ́dọ̀ àwọn Rāfidah wa hadha jahlihim eh, Sheikh Uthaymeen sọ pé eléyìí inú àìmọ̀kan wọn ni wa Ali ibn Abi Talib wọ́n ni ibn Abi Talib tẹ́rí nafsuhu radiyallahu anhu àárọ̀fà alhaqqa ahlihi ó mọ̀ òdodo fáwọn ẹni òdodo fàkánà yẹ kú la'alanan ó ma ń sọ ní gbangba pé khairu hadhihi al'ummati ba'da nabiyyiha ẹni tó lọ́lá jù nínú al'umma ilẹ̀ ní annabi rẹ̀ abubakrin abubakrin thumma umar yẹ alanan ó ma ń sọ ní gbangba so a ah, nǹkan tí Sheikh Uthaymeen sọ nípa ìyàtọ̀ tó wà láàrin rọ́fídọ̀ àti ṣíà ni so wọ́n sọ pé àwọn ṣíà àwọn wà àm wọ́n fẹnu ju kíni wọ́n fẹnu ju àwọn rọ́fídọ̀ lọ so ta bá padà lọ sínú tíra a sheikh abi ammar ali al-hudhaifi so ta bá padà lọ sí tíra àwọn tíra àwọn tó sẹ́nfà fi tafnitihi fi hukmi ala rafida so tírà tí ọ̀pọ̀lọpọ̀ wa náà ní lọ́wọ́ ni tí yàn lè sàǹfàní ẹlùm yóò kára jíjọ yóò so wọ́n ni wọ́n sọ mí báyìí ní page 8 wọ́n ni wa qad ikhtalafa al-a'immatu fi ta'rifi shi'a wọ́n ni àwọn olùmọ̀ wọ́n ti ah, wọ́n ṣe yapa ẹnu nípa definition shi'a wọ́n ni fa ba'dul wọ́n ní àwọn olùmọ̀mí o yu'arifu shi'a àwọn ma ń define shi'a bi ta'arifin pẹ̀lú definition kẹ́ o yashmulu al-mutaqaddimina wal-muta'akhirin yóò kó àwọn tó ti síwájú àtàwọn tó wá lẹ́yìn yóò kó gbogbo wọn sínú papọ̀ táwọn bá ń dákọ̀ حيث قال في الفصل في الملل والنحل so wọ́n ní ibn ibn hazm wọ́n lọ sọ báyìí wọ́n ní wa hunaka lẹ́yìn ọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ lẹ́yìn ìgbà tán sọ ọ̀rọ̀ tí ibn hazm sọ wọ́n ní wa hunaka min al-ulama wọ́n ló wá ń bẹ nínú àwọn ulama yaro anna shi'ata wọ́n ní àwọn tán pè ní shi'a takhtalifu min zamanin ila akhar ó yàtọ̀ látàsìkò kan sí àsìkò mìíní wa anna itlaqa ta'rifin wahid àti pé kíyàn generalize definition yọ kan o yashmulu jami'a atwari tashayyun tí ó kó gbogbo àwọn level tashayyun sínú fihi su'ubatun wa usra ó le ó sì Eh, ibi ọ̀rọ̀ yóò yẹ̀mílò mọ̀hàkìkún min ahli al-ilm láwọn tí wọ́n ti gbogbo àwọn ọ̀rọ̀ àwọn mọ̀hàkìkún àwọn tí gbogbo àwọn ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tí gbogbo ẹni kọ̀ọ̀kan sọ àwọn pé ah, nínú gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn so wọ́n ní ibi báyìí ni àwọn tó jẹ́ mọ̀hàkìkún fi sí nínú àwọn olùmọ̀ ka sheikhul islam wa zahabi àti àzáhàbí àti àwọn ẹlòmí tó yàtọ̀ sí wọn so yé báyìí so ó súnmọ̀ pé definition ṣíà ó pé méjì lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn míì gbà pé ẹ̀rí pé ọ̀rọ̀ méjì náà tẹ́bá wo ọ̀rọ̀ tí Sheikh Uthaymeen sọ dáadáa ọ̀rọ̀ méjì ni ọ̀rọ̀ Sheikh Uthaymeen sọ Sheikh Uthaymeen sọ pé àrọ́fídọ́ tó mú kíni mú ṣíà wọ́n ní àrọ́fídọ́ ni àwọn ṣíà wọ́n tó wá ní bal yálà àkútẹ́ àmá ní bẹ́ẹ̀lì èyàn fẹ́ ṣe ìsìdìdọ́kù lórí àwọn lórí ìgẹ́tẹ́ àti sọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀lì àṣíyàtú àámú mìnà rọ́fìdọ̀ ṣíyà fẹ́nújú kíni ó fẹ́nújú rọ́fìdọ̀ lọ ṣẹwàrọ̀ méjèèjì yìí òun ni Sheikh Ali al-Hudhayfi ni wọ́n ṣe kíni wọ́n fà sọ́là mí báyìí wọ́n wá sọ pé ibi táwọn ọmọ hakikúnù wà ní pé ah èyàn ò lè tẹ̀síwájú wọ́n ní ṣe kàrí ìrìdẹ̀ fi tẹ̀síwájú pé wà ṣíà tó fi sọ́dìrì awwal wọ́n ni àwọn ṣíà ní first century so lọ́dọ̀ àwọn nígbà táwọn sọ̀hábà wà ń bẹ̀ nígbà táwọn sọ̀hábà wà láyé kánú yuqaddimuna aliyan lẹ́yìn náà wọ́n wá kọjá là hatta takallamu fi Uthman títà fi sọ̀rọ̀ sí Uthman wa Zubair àti Zubair wa Talha àti Talha wa Muawiya àti Muawiya wọ́n ni wa kullu man haraba Aliyan àti gbogbo àwọn tí wọ́n jagun against Ali wọ́n ni thumma asbahu yukaffiruna haula ẹmọ wọlẹ́gbò lẹ́yìn náà ó wá di pé wọ́n padà wọ́n ń pe àwọn ẹni ní kèfèrí so wa yatabara'una mina shaykhayn wọ́n sì máa ń bọ́pá bọ́sẹ̀ kú lọ́lá àwọn sheikh méjèèjì Abi Bakrin wa Umar wọ́n ni thumma asbaha so in ta fi ṣàlàyé àwọn Shia ni na nínú gbogbo àwọn nǹkan tá ń sọ yìí kí ni a fẹ́ fàyọ mẹ́ àbí kí ni àwọn nǹkan tí a rí ṣe istikhlas rẹ̀ mẹ́ nínú àwọn nǹkan tá ń sọ yìí in ta fẹ́ ṣe istikhlas rẹ̀ ni pé àwọn tán pè ní Rāfidah àwọn tán pè ní Rāfidah àwọn ni àwọn tí wọ́n ṣe rọ́fídọ̀ khilafa abubakar àti umar wọ́n deny wọ́n rejecti khilafa abubakar àti umar pé ara khilafa àwọn àbòsí ni ète ni jàmbá ni sọ̀rọ̀tán pè rọ́fidọ̀n ó wá padà di pé wọ́n ń ṣépè fún àwọn sọ̀hábà wọ́n ma ń kàfàrà wọn wọ́n sì ma ń júwe wọn pẹ̀lú àwọn ìjúwe tó ṣe pé kódà èyàn lè fi júwe kèfèrí mi àwọn tán pè Rafidon oye àwọn tán pè ní Shia àwọn ókọ tí wọ́n lò generally fún àwọn tí wọ́n rí pé àlì ah, yìí lọ́lá fún kíni ó lọ́lá ju Osman lọ ní asọ́dúrù awwal ní first century nínú Islam so ṣe àti gẹ́ẹ̀tì yàtọ̀ láàrin méjì báyìí tó bá wáyé wa ń báyìí ó túnmọ̀ pé àwọn tó wà láyé lónìí o kí ló kọ́ tó yẹ ká máa pè wọ́n àwọn Rọ́fídà ló yẹ ká máa pè wọ́n bó sì ṣe rí náà nìyẹn kódà gan nínú àwọn nǹkan táwọn olùmọ̀ tí wọ́n ṣàkíyèsí ni pé wọ́n kórìíra kí ẹ máa pè wọ́n Rọ́fídà wọ́n kórìíra ibi tẹ́bá sí pé wọ́n Ṣíà wọ́n fẹ́ sọ́ra wọn so wọ́n nífẹ̀ẹ́ sí tó fi ṣe pé rọ́fídọ̀ ló dá kí ẹ máa pè wọ́n rọ́fídọ̀ ni wọ́n wọ́n nífẹ̀ẹ́ sí kí ẹ máa pè àwọn ṣíà tó pé in tó padà súnsí ní pé kí ni ṣíà tó alì bẹ́ẹ̀ àwọn ẹlòmí náà nínú àwọn aláìmọ̀kẹ́ so nínú àwọn aláìmọ̀kẹ́ so yóò ní ẹ̀ ẹ̀bá wọn ṣíà máa tánà ní lọ́wọ́ ni ara o ìtumọ̀ tí ó ti yàtọ̀ síra wọn so àwọn Rọ́fídọ̀ láwọn èyí tó wà láyé sí tápọ̀ jùlọ nínú àwọn tó wà láyé sí in fún ilẹ̀ rí pé àwọn Ṣíà máa ń fẹ́ wọn pa àwọn Rọ́fídọ̀ wọ́n máa ń fẹ́ wọn papọ̀ mọ́ àwọn sọ̀hábà pé à Ṣíà sọ jẹ́ fún ilẹ̀ rí so wọ́n pè ní alkummi so wọ́n pè ní kí ni alkummi à ẹ̀ tí ìrókọ̀ kankan so àwọn okọ̀ tá bá kà nínú ọ̀rọ̀ àwọn Ṣíà yìí àwọn okọ̀ tó ní agbára ni kí sì nìdí torí pé istabdalul adna billadhi huwa khair torí pé wọn ò fẹ́ sọ àwọn ò fẹ́ máa sọ́ra wọn lókọ àwọn sàábì ànẹ́rì so àwọn oríṣiríṣi àwọn okọ̀ fashion lẹ́mọ̀ àrítán sọ́ra wọn kódà ẹlòmí mazikini kan ẹkà mọ́ aláwọn okọ̀ persian àwọn okọ̀ àwọn mọ̀júsí ayígbà wọn so torí kò mọ̀ fẹ́ sọ́ra wọn ní okọ̀ àwọn sàábé so alkúmí ìkanú àwọn afá àwọn shia ni so afá àwọn rọ́fídọ̀ so ìkanú àwọn afá àwọn afá kíni àwọn afá rọ́fídọ̀ ni so rọ́fídọ̀ ni kíyàn máa pè wọ́n wọn ò nífẹ̀ẹ́ sí kíyàn wọ́n láti kíyàn máa pè wọ́n wọ́n ní sẹ́rí àwọn ṣíyà ò kánú ma'arufina fi zamanin nabi wọ́n mọ̀ wọ́n láyé annabi na àwọn ṣíyà gan wọ́n gbajúmọ̀ láyé annabi wa yaquluna bi imamatihi àwọn náà ma ń sọ pé annabi imamu fẹ́ wọ́ wọlé ní ó fẹ́ parọ́ ṣíyà máa wọn sàábí annabi ẹ mọ̀ wá ní nínú àwọn ṣíyà yìí ومنهم المقداد ابن الاسود نينو اوان شيعا تانتي ولي النبي اونا نيكني المقداد ابن الاسود وسلمان الفارسي ادي سلمان الفارسي وابو ذر ادي ابو ذر وعمار ابن ياسر ادي عمار ابن ياسر بوبا ولي شيعا ني ولي النبي وهم اول من سموا باسم التشيع اون لا لا كوكو اني تي ونكوكو سولوكو التشيع min hadhihi al-umma nínú al-umma yìí ó fẹ́ ẹfẹ́ sẹ́wọ́n tán fẹ́ ọgbọ́n tán fẹ́ sí wọ́n fẹ́ dá kìní ẹ̀pọ̀ máwọn èèyàn lójú kó mọ́ kílẹ̀ mọ́ wọn torí pé táwọn àfáà bá ń padà sọ̀rọ̀ àwọn Ṣíà pé kìní kódà adẹ́bẹ̀ insha Allah ta'ala so nípa pé àwọn Ṣíà táwọn kan gbà pé Ali lọ́lá ju Usman lọ kí ni ìdájọ́ wọn so ṣé ẹ fẹ́ fi ẹni tó yẹ pé òun kan gbà pé Ali ó lọ́lá ju Usman lọ ó sì gbà pé gbogbo wọn bákan náà ni ó sì máa ń ṣe gẹ́gẹ́ bí wọ́n gbà wá látọ̀dọ̀ Sufyanu Thawri bọ̀ wọ́n padà gbà wá náà pé ó ṣe kíni ó tààrọ jẹ́ àkùn bẹ̀ so ẹni tí ẹni tí wọ́n gbà wá látọ̀dọ̀ Imam Malik náà wọ́n gbà wá látọ̀dọ̀ Imam Malik náà but ọ̀rọ̀ Imam Malik pé Uthman lọ lábí Aliyu lọ ó pọ̀ ju agilkọ̀rẹ̀ ah, ó so ṣe ẹni ẹfẹ́ fi irú ẹni báyìí wé ẹni tó kà fara Umar àti kò jọra wọn in táwọn afẹ́ ni nìyẹn wọ́n fẹ́ da ìsìlá yẹn máa àwòyàn lójú so ọ̀rọ̀kún mìíra ti káyí ẹgbọ́n tí Ibn Taymiyyah sọ Ibn Taymiyyah sọ nínú Minhaju Sunna síra gbogbo lẹ́yọ kọ̀ọ̀kan tí ó bá fẹ́ wọ 100 Ibn Taymiyyah mú lẹ́yọ kọ̀ọ̀kan ráì Ibn Taymiyyah sọ pé fàfí khilafati Abi Bakrin wa Umar wa Uthman níbi khilafa Abubakri àti Umar àti Uthman o lam yakun ahadun yusamma min kò sẹ́ni kankan ila ahadin wọn ò sì kí ń fi ṣíà ti sẹ́nì kankan la Uthman wala Ali kìí ṣe Uthman àbí Ali wọ́n èfi ti sẹ́nì kankan in táwọn olùwọ̀n fi sọ pé ara definition pé kíyàn sọ pé ẹni tó gbọ́lá fún Ali lórí Uthman ní ṣíà àwọn ni ṣíà definition ṣíà ni pé àwọn tí wọ́n àwọn kọ̀ọ̀kan nínú àwọn tí wọ́n padà kọjá àlà tí wọ́n wà nínú àwọn ọmọ ogun àlì ìtàwọn olùmọ̀mí ìgbàni ṣe in tí mo sọ yí so nínú àwọn fitan tó ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà tó yí pé àkídà ahlùsúnà ní pé èyí ó ṣe ìmìsá kíkún bẹ̀ èyí ó dákẹ́ èyí ó sì máa ṣe tẹ̀ èyí máa bẹ́lọ́wọ́ fún gbogbo wọn so nípa àwọn tí wọ́n wà ní ọ̀nà ọmọ ogun àlì àwọn kọ̀ọ̀kan nù wọn so àwọn ni wọ́n ń pè ní ṣíà ẹmọ̀ wọ́n náà níbi Ibn Taymiyyah àwọn sọmí báyìí pé wala fún ṣíà ila ahad wọn ò kí gbẹ̀rẹ̀ kankan ní ila Uthman àwọn ẹnìkan wọ́n fi sí ọ̀dọ̀ Usman wa mala qawmun ila Ali àwọn ẹnìkan wọ́n fi sọ́dọ̀ Ali bọ̀ Usman ti kú kí wá ni wọ́n fi sí an bọ̀ wá inṣáàlá wọ́n ni wa qatatalati ta'ifatan àwọn ìjọ méjì wá sí kíni wọ́n jà wọ́n ni so in ti Ibn Taymiyyah sọ nípa Shia wọ́n ní Ibn Taymiyyah tún wá sọ ní wa kanati shi'a wọ́n ní àwọn shi'a yóò ashabu Ali àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn Ali yóò yuqaddimuna alayhi Aba Bakrin wa Umar wọ́n máa ń gbọ́lá fún Abu Bakr àti Umar lórí rẹ̀ wa innama kana an-niza' ṣùgbọ́n ibi tí ìfàǹfà wà fi taqaddumihi ala ولم يكن ولم يكن حينئذ يسمى احد ابن تيميه sọ pé ìgbà yẹn wọn ò kin pè ni kakani la imamiyan wala rafidiyan láyé ìgbà yẹn láyé láyé ìgbà yẹn wọn ò pè ni kakani imamiya ni o àbí wọn ò pè وصاروا رافضة لما خرج زيد بن علي بن الحسين بالكوفة على خلافة هشام وني إباتمات يتوى بلسين سواني رافضة وقلسين كتي شيخ ذمين أصر نقبة زيد بن علي بن الحسين نقبة أصر خروج نقبة خلافة هشام وني فسألته الشيعة وني أهوى الشيعة وبي عن أبي بكر وعمر نقبة أبو بكر وعمر فترحم عليهما ó bá ṣe kí ni ó bá bẹ̀rẹ̀ fáànú fáwọn méjèèjì wọ́n ni farafadahu qawmun wọ́n bá àwọn èèyàn kan bá dánú pé ara wọ́n ni faqala ó wá sọ pé rafadtumuni rafadtumuni ah wọ́n ti reject mi wọ́n ti reject mi o fasummu rafida so nǹkan tí Ibn Taymiyyah fẹ́ sálàyé fún nǹkan tá fẹ́ gbọ́ nínú ọ̀rọ̀ Ibn Taymiyyah ni nǹkan tá fẹ́ yọ ni pé àwọn Rāfidah wọ́n máa ń fẹ́ sásá bí ọkọ̀ ṣíà yẹn kọfí sọ pé ẹwà máa ní àwọn ṣíà àwọn ṣíà tí wò ni ibi ṣíà ni àwọn tó ń dìfẹ́ndì Àlí àwọn tí so àwọn tó ń sí rí pé wọ́n sàbòsí fún Ìmáàmù Àlí wọ́n wá fẹ́ gbéjà wọn pé tó bá yẹ pé ṣíàn sọ ara ọ̀ ọ̀tọ̀ ni rọ́fídọ̀ ọ̀tọ̀ ni kíni ọ̀tọ̀ ni ṣíàn so nínú ọ̀rọ̀ àwọn muhaqqiqun nínú àwọn olùmọ̀ al-Sheikh Ali al-Hudhayfi wọ́n sọ ní pé thumma ma zala at-tashayyu'u yatatawwar wọ́n ni tashayyu'u wá bẹ̀rẹ̀ sí ń grow wa yatawassa'u waqtan ba'da akhar ó wá ń fẹ̀ sí lẹ́yìn àsìkò kan sásìkò kejì hatta sọ́rọ̀ tàṣáyọ̀ fírọ̀kan kẹfìrọ̀ wọ́n ni ó wá di pé tàṣáyọ̀ yìí ó wá di fírọ̀kù tó pọ̀ gan àwọn àjọ tó pọ̀ gan wà ṣí'àtù tarji'u fi asrina ila salati tó máa fẹ́ pẹ̀lú àwọn sábẹ̀ ṣí'à lásìkò wọ́n ni aláwọ̀kọ́ àwọn tán mọ̀ sí al-ismailiyya al-ismailiyya so àwọn ismailiyya àwọn owó ni ismailiyya àwọn ismailiyya àwọn ọjọ́ kẹniwá nínú àwọn ìran táwọn èèyàn máa ń pè ní Shia àpapọ̀ náà ni so ibi tí àwọn ti yapa òun ni wípé Ja'far nínú àwọn táwọn Ṣíà àkàkún ìmáàmù wọn so nínú àwọn ènìyàn wọ́n pè ní kan ní Ja'far àwọn Ṣíà máa ń fún ní lákọ̀bù as-Sadiq so wọ́n pè ní Ja'far as-Sadiq so lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn tí wọ́n ń pẹ̀pẹ̀ mara Ṣíà yìí ṣẹ́rí àti mọ ìyàtọ̀ àbí so ta bá ń lò wọn ká fi mọ̀ àti ẹni tó bá fẹ́ so bọ̀ ta bá ń dákọ rẹ̀ àti ma wọ́n ta ń dákọ àbí so lọ́dà wọn tí wọ́n jẹ́ rọ́fídọ̀ lọ́dà wọn táwọn jẹ́ rọ́fídọ̀ àwọn gbà pé lẹ́yìn Musa Musa so wọ́n ma ń pè ní Musa akíni al-Kazim Musa al-Kazim ṣùgbọ́n lọ́dọ̀ àwọn Ismailiyya wọ́n padà pín láàrin ara wọn àwọn Ismailiyya pé ara so kìí ṣe Musa al-Kazim ọmọ Jafar as-Sadiq yálà Ismaili ibn Jafar as ní ìdí tafí pè wọ́n ní kíni Ismailiyya nìyẹn so ti yẹ báyìí so àwọn tán pè ní ismailiyya lélẹ̀ so wọ́n pín so àwọn ismailiyya wọ́n ní sheikh ali al-Hudhayfi wọ́n ní wa shi'a ta ma ń shi'a generally in shima yóò tarji'u fi asrina o ma ń padà ní time wa ila salafi firaq o ma ń padà sí àwọn sect mẹ́ta aláwọ̀kọ́ àwọn al-ismailiyya lábẹ́ àwọn Ismailiyya yìí àwọn aláwọn mìíràn àwọn náà tún pín wọ́n tún pín yẹ́lẹ̀yẹ̀lẹ́ a ní àwọn Qaramita lábẹ́ wọn a ní àwọn Ubaydiyun àwọn ni wọ́n dá àwọn tún wọ́n pè wọ́n ní Fatimiyun àwọn dá Fatimid eh, empire àbí Fatimid eh, dáúlà Fatimid àwọn dálẹ̀ so àwọn tán bẹ̀rẹ̀ Mauludi tán Sheikh alàlùdé bí tẹ̀síwájú wọ́n ní a tún ní láàrin àwọn alìsìmáìlì yà yíò a ní àwọn kawọn kò wọ́n ní alhashashun kí ni mo pé alhashashun so nínú àwọn ismaili yà yí náà ni wọ́n ṣe láwọn hashashun yìí àwọn yìí bí secret court ni so bí court ni so nínú àwọn ismaili yà ni wọ́n so wọ́n ní ma mú gbó wọ́n sì ma mú tí àìrẹ̀ òun kéré nù kátà ma ń ṣe so wọ́n wá ma ń padà háyà wọn láti pa àwọn èèyàn ibẹ̀ ní gbólóhùn assassin ló ti wá hashashin ló di kíni ló di assassin ìwọ náà gúgù rẹ̀ so assassin aslu kẹ́límà yẹn so aslu kẹ́límà assassin hashashin oye àwọn onígbó ni wọ́n wọ́n máa mú gbó wọ́n máa mú tí so wọ́n máa wá àwọn kùfàr àwọn tán jẹ́ kùfàr àwọn tí wọ́n àwọn tán wà ní Europe ń gbà yẹn àwọn kèfèrí àwọn Christians gbà yẹn wọ́n máa háyà wọn fún àwọn mùsùlùmí tán bá fẹ́ pa oye so àwọn ìjọ hashashun nìyẹn bákan náà nínú wọn a ní àwọn agọ̀hìnìyún agọ́kìníyún a ń bọ̀ wá sílé ìpadà bákan náà ni àwọn makarima àti buhra so àwọn ìjọ ismailiyya ni so àwọn ìjọ ismailiyya ni a ti sọ bí tí wọ́n ti pín kúrò lára àwọn rọ́fídọ̀ fún wa so ẹlẹ́kẹta tí wọ́n dákọ̀ ń bí kèsẹ́lẹ́kẹjì nínú tíra ṣe kára rẹ̀ dé fi ẹlẹ́kẹta tí wọ́n dákọ̀ ń bí òun ni àwọn zaidiyya azaidiyya nínú àwọn wọ́n ní ṣẹ̀rùn kí wọ́n sọ ẹ má gbàgbé ọ̀rọ̀ tán sọ lórí òkè o láyé sí ìtàn máa ń dákọ̀ sí àà àwọn mẹ́ta ló ṣe gíní àwọn mẹ́ta ló dápadà sí aláwọ̀kọ́ àti dákọ̀ àwọn gíní àwọn so bọ̀ ẹlẹ́kẹta tán dákọ̀ ní àwọn azaidiyya ẹ̀rí pé gbà tá ń sàrọ̀ lẹ́ẹ̀kan aláwọ̀ pé àwọn kan rọ̀ fábọ̀ zaid àbí ọmọ tani ọmọ ali sí ali ibn abi talib ni ara ali ibn al-hussein ibn ali so wọ́n wọ́n ṣe wọ́n àwọn kan wọ́n rejected àwọn ni rọ́fídọ́ àbí báwọn kan ṣe wọ́n rejected àwọn kan wọ́n accepted so àwọn kan ṣe kí ni àwọn kan accepted àwọn kan gbà pé ah ok àwọn pẹ̀lú rẹ̀ ṣe rí àwọn zaidiyya yìí àwọn ni àwọn ọjọ́ ṣíyà tí wọ́n súnmọ́ wal jama'ah jù oye torí pé àwọn ìgbọ́lá fún Abubakar àti Umar lórí gini lórí Ali àwọn èsì ìbọ́ àwọn sọ̀hábà gbogbo pé ẹ̀sìn ọ̀tọ̀ kẹ́sìn yàtọ̀ pátápátá kò síbẹ̀ lọ́dọ̀ tí wọn so ṣe ẹ̀rá wọn Zaidiyya yìí àwọn olùmọ̀ wọn òkín ṣe kíni wọn òkín pè wọn ní kèfèrí àwọn Zaidiyya yìí àwọn olùmọ̀ wọn òkín ṣe kíni wọn òkín pè ìjọ ìjọ tó ṣe kíni tó súnmọ́ kíni tó súnmọ́ ahlu sunna wal jama'a jù tàbí ọ̀pọ̀ súnmọ́ jù àwọn náà tún padà kọ́ àwọn kọkọ̀ kẹ́mẹ́ọ̀ oye so n tó fi fà ní ẹ̀tàwọn àfáà mi tí wọ́n fi ń bà dá àwọn so ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn tó dákọ̀ ń bí káwọ́ padà sẹ́lẹ̀kejì tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta fáwà so ń wá ní alìsíná àṣàríyà so wọ́n pè wọ́n ní 12 verse 12 verse àwọn tán ní twelve imams àwọn tán ní imamu méjìlá so àwọn ni alisna ashariya ẹ̀yẹ́ ká tún padà sí nǹkan tí sọ lẹ́ẹ̀kan ṣe mọ̀ pé a sọ pé àwọn kan ṣe kíni àwọn kan ṣe rọ́fùdù zaid ibn ali ibn al-hussein àbí ṣe ara àwọn tán ṣe rọ́fùdù yìí àwọn ni kíni àwọn ni alisna ashariya so àwọn ni alisna ashariya so ṣe mọ̀ pé tàbá fẹ́ tó ń sí báyìí tàṣẹ́yọ̀ nígbà tó bẹ̀rẹ̀ ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé ókè káwọn kan gbà pé Ali olólájú kíni olólájú Usman lọ ó tún gúrò ó padà dé lẹ́wù ó padà dé ọ̀dọ̀ Zaid ibn Ali ibn al-Hussein àbí so ibẹ̀ làwọn Zaidiyya ti yọ àwọn àwọn bí gbọ́lá fún Abubakar àti Umar lórí lórí àrí ìyàbí so àwọn kan gbọ́lá fún àrí lórí osmani ni so second, le second level ni yẹ level ẹlẹ́kẹta òun ni kíni òun ni àwọn ismailiyya oye àwọn ismailiyya yí gan hmm, àwọn náà burú gan o gbogbo pé káka fara àwọn sọ̀hábà kásì gbogbo ẹ̀ gbogbo nǹkan yóò kù táwọn ẹ̀kílùkọ rẹ̀ táwọn àlífin àṣà yíyà ń ṣe àwọn náà ń ṣe dáadáa kó dáa nínú kúfùrù gan nínú kúfúrú àti zanda kan wọ́n ṣe kíni wọ́n burú gan so wọ́n ní ah, so àwọn ismailiya yẹn àwọn làwọn gbà pé Ja'far ibn Sadiq ọmọ rẹ̀ ismail òun ni imama bọ́ sára rẹ̀ kèése Musa àbí so àwọn rọ́fídọ̀ àwọn wọ́n láwọn àwọn tí ń gbèbọ̀ wá láta ọ̀dọ̀ Zaid àwọn tí ń rejecti eh, kílòkọ̀rẹ̀ Abubakar àti Umar àwọn ismailiya náà rejecti àkídà in tó pọ̀ jù ní àkídà àwọn méjì wọ́n jọ ń ṣẹ̀rẹ̀ ní ọ̀ àbí káwọn kan burú láyé kan jura zukini jura wọn lọ so àwọn àpín mẹ́tẹ̀ẹ̀ta táwọn ṣe àpín sí láyé ìsíta wà ní kí laláwọ́kọ́ azzaidiyya azzaidiyya bí ẹlẹ́kẹjì alìsmailiyya ẹlẹ́kẹta alìsna àṣàríyà ṣe wá rí ṣe kàálà lòdéjú àtẹ̀síwájú wọ́n ní alìsna àṣàríyà àwọn ni wọ́n wọ́n ni wọ́n tún sánmà al'imamiyya wọ́n tún ma ń pè wọ́n ní al'imamiyya wọ́n tún ma ń pè wọ́n ní warọ́fidọ̀ àwọn náà ma ń pè ní rọ́fidọ̀ ganga àwọn náà ma ń pè ní kíni àwọn ma ń pè ní rọ́fidọ̀ wọ́n tún ma ń pè wọ́n so àwọn mẹ́tẹ̀ta tó wà ni ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn zèdíyà ibo làwọn zèdíyà wà láyé sí ibo lè yíò ti rí wọn so ṣe rí hakikotan azèdíyà àwọn náà kéré jù nísì wọ́n kéré gan ló ń ka gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń wà ní Yemen tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń wà ní Yemen àwọn náà ní ìpìlẹ̀ àwọn Houthi àwọn zaidiya ni àwọn ìpìlẹ̀ àwọn kíni àwọn ṣúfí ìpìlẹ̀ wọn náà jẹ́ o àmá àwọn ṣúfí ẹsẹ̀ kẹkẹ náà mẹ́lò ní pẹ̀lú wọn so yẹ ọ̀pọ̀lọpọ̀ àkídà àwọn rọ́fídọ̀ òun náà làwọn kíni làwọn ṣúfí náà ṣe kíni làwọn náà ti gbà tí wọ́n sì ń ṣe dáadáa lónìí so yẹ báyẹn ṣùgbọ́n torí ẹni tó bá fẹ́ dọ̀rọ̀ rú gẹ́gẹ́ bí tani gẹ́gẹ́ bí Muhammadul Imam tí wọ́n torí ẹ̀kọ́ tíra yìí oye so tó bá fẹ́ dọ̀rọ̀ rú pé a ah, sáwọn fún sí ṣe báwọn ṣe bẹ́yìn náà lẹ́ni àwọn ṣe dí àwọn èsè kèfè nínú àwọn àránṣẹ́ à ara nǹkan lè bẹ̀rẹ̀ láti nǹkan tó padà di nǹkan míì kí wà kí ẹfù bí ẹni ẹ̀rì lẹ́lòmí tó ń pẹ́ra ìdíje ìdíyà lónìí yóò tóun náà sì ṣe kíni ọ̀pọ̀lọpọ̀ in tó sọ àwọn alìsàn àṣàríyà di kèfèrí oye ó wà lára tẹ̀ náà so al-ibratu fil haqa'iqi so pàápàá nǹkan tẹ́ni ẹ̀ wà so àwọn zèríyà yìí ìgbàkáwà tó máa láyé sí àwọn húsí ayé sí wọ́n isi zaidiyya máa wà náà àwọn ismailiyya ibo làwọn wà àwọn ismailiyya àwọn ipò díẹ̀ tí ẹ̀kú gbogbo àwọn gbogbo sí àtànsọ yìí náà kéè pọ́n pọ̀ náà fa so gbogbo àwọn tán jẹ́ sí àpapọ̀ láyé náà kéè pọ́n pọ̀ so kọ́lọ̀n kó la katharahumullah kọ́lọ̀n so àwọn Ismailiyya tí wọn àwọn wọ́n wà níbi Syria wọ́n wà ní àwọn middle middle Asia wọ́n wà ní Iran náà wọ́n wà ní China so wọ́n wà ní Yemen náà so wọ́n wọ́n tún àwọn tún wọ́n tún civilize dada wọ́n tún wà America wọ́n wà ní Europe kódà wọ́n wà ní Kenya wọ́n wà ní Kenya so wọ́n sì wà ní Zanzibar so Zanzibar ṣe ama Zanzibar rí so ibi island kan àbílù kan so ó dàkó súnmọ́ Tunisia so àwọn Ismailiya wọ́n wà láwọn àyè wọ́n lè sí wà wọ́n lè wọ́n ó súnmọ́ kan wà náà gbogbo ọ̀nà aburú so tí yàn bá tán bí kan ó súnmọ́ kí ẹ̀rí kan bí náà so ó súnmọ́ pé wọ́n wà Nàìjíríà náà ó súnmọ́ pé wọ́n wà Nàìjíríà náà so àwọn Ismailiyya yìí ẹni tí ó jẹ́ ìmáàmù fáwọn so àbí bá àwọn tó máa ń jẹ́ ìmáàmù fáwọn àwọn tó máa ń pè ní àgọ́kọ́ọ̀nù ni àgọ́kọ́ọ̀nù so gbólóhùn méjì wọ́n jọ ìpapọ̀ aga àti khan sọ pé khan wọ́n ma ń lò fún olórí khan olórí na ma ń lò fún so aga khan tó olórí tó jẹ olórí lọ tàbá fẹ́ túbẹ̀ so òun ni òun ni àwọn ló ma ń jẹ́ imam fún wa káwà padà sínú tíra Sheikh Adam Zaifi ẹ̀rí pé nígbà tó ń dákọ àwọn Ismailiyya wọ́n pa àwọn kan ní kíni àgọ̀kọ́ ni yún oye oh, yeah? arọ̀kọ̀niyún ṣe wá rí ẹni tó jẹ́ ìmáàmù fún wọn lónìí òun ni arọ̀kọ̀nì ẹlẹ́ẹ̀kẹrin arọ̀kọ̀nù ẹlẹ́ẹ̀kẹrin so ẹ̀rì pé wọn ò tí lọ púpọ̀ so ó sì tún jẹ́ ìmáàmù tásíà wal arba'in nínú sílísílá wọn so òun ni 40 kíni 48 so nípa ẹ̀wọ̀n pé a sọ pé Ismail ni àwọn ní sílísílà tí wọ́n ti ló ti pín so tàwa ní Aga Khan tó ní gẹ́ngẹ́ so ta ni Aga Khan tó ní gẹ́ngẹ́ ẹn tó jẹ́ Aga Khan tó ní gẹ́ngẹ́ ó kọ rẹ̀ ní Shah Karim al-Husseini Shah Karim so Shah Karim al-Husseini dákun tó bá délé kàn tẹ́sí gúgú pé Shah Karim al-Husseini kó wá wo ìgbésí ayé ni kódà tán bá sọ kọ́kọ́ sọ fún ọ mùsùlùmí rẹ̀ yíó kọ́kọ́ jiyàn so ṣe Switzerland kọ́ ló ti wá àbí kẹrin so so àmọ́ ẹ̀rẹ̀ ẹni pátápátá pé a Europe Europe ló jọ ló sì rí nìyẹn so gbogbo bí sí ayé rẹ̀ náà bó ṣe ó gbé ní bó ṣe gbé náà àmá lọ́dọ̀ sí wọn ìmáàmà ju pẹ̀lú tí bá ń sẹ́sìn lọ so ní ìmáàmù wọn so ìyẹn jẹ́ nípa àwọn Ismailiyya so ìyẹn jẹ́ nípa àwọn wọ́n wà ní Hindia náà so wọ́n wà ní Hindia náà ẹ́ rí pé nígbàtí ṣe kára lè fi tán dákọ̀ àwọn sẹ́kta àwọn Ismailiyya wọ́n dákọ̀ kan síbẹ̀ wọ́n dákọ̀ al-Buhra ṣẹ́ra àwọn Buhra yìí India làwọn wà India làwọn wà nínú àjá ìbò àwọn òní pé nígbàtí Pakistan fẹ́ dìlú ẹ̀n pé Pakistan lára India náà ló wà tẹ́lẹ̀ so àkílùkọ́ rẹ̀ ogun mùsùlùmí sáwọn kèfèrí sáwọn búzi so àtàwọn Hindu so àwọn ogun yẹn ló fà tán fi pín Pakistan àbí ìgbà táwọn búùtí yìí àbí bóhùrọ̀ sọ àwọn bóhùrọ̀ yìí ìgbà tí wọ́n fẹ́ pín Pakistan wọ́n ní àṣẹ káfẹ́yìn náà ní ìlú ti nílùú Pakistan ṣe ká ara wọ́n ní àwọn àwọn kí ló pọ̀ rẹ̀ àwọn búzi àwọn hindu wọ́n ṣe dáadáa sí àní fi India lẹ̀ oye so àwọn bóhùrọ̀ yìí India náà yíwà lórí so yẹ báyìí nípa àwọn Ismailiyya so káwọ́ bọ́ sí àwọn tí wọ́n wá pọ̀ jù àwọn tí tó yẹ pé táwọn yẹn bá ń dákọ̀ sí àráyé lónìí tabakú mẹ́wàá kalẹ̀ so mẹ́sàn nínú mẹ́wàá so àwọn tán rí fásí ni mẹ́sàn nínú mẹ́wàá kọ́lá mẹ́wàá nínú mẹ́wàá lọ́pọ̀lọpọ̀ gbàríà so àwọn náà ní kíni alifna ashariya ta túnmọ̀ sí kíni arọ́fidà oye àwọn yí gangan àwọn ni iran àwọn ni iran iran sí kíni iran sí láwọn so so àwọn ni iran so àwọn ni wọ́n ti wọ́n rí dáúlà tí wọ́n dákalẹ̀ ní iran táwọn Ikhwanul Muslimin ma ń yìn so táwọn umma so tó ma ń ní kó tá ma ń fẹ́ ní connections àwọn connections kọ̀ọ̀kan pẹ̀lú ẹ olórí wọn olórí tí wọ́n ní ṣe Kánò àbí Kaduna ni so so wọn ò wá wà ní wọn ò sí ní kẹsẹ̀ pé yàrá nìkan náà wà o mọ́ ṣe wá wà káàkiri àgbáyé nìyẹn tàwọn àwọn wà káàkiri àgbáyé àwọn nínú àdánwò ọlọ́run ọba ọ̀nà sí ni pé a sì láwọn náà Nàìjíríà nínú àdánwò ọlọ́run ọba òní pé kíni a ní wọn ní kíni a ní wọn ní Nàìjíríà tó wọ́n pọ̀ alágbáyé wọ́n ń ṣe àwọn àwọn náà máa ń ṣe sẹ́ missionary gi a padà wo àwọn oríṣiríṣi àwọn kan insha Allah so wọ́n ma ń ṣiṣẹ́ missionary kí bí àkídà wọn ṣe tànká so yí ta tíyàn fi ń dìde sáwọn nǹkan yìí nìyẹn àtàwọn nǹkan mìíràn nínú àwọn nifaq tó fẹ́ wọ Islam àbí táwọn èèyàn fẹ́ gbìn sínú Islam tọ́ pẹ̀lú bí táadé ó yẹ kí àlàyé nǹkan tán pè ní sí àkó ti yé wa báyìí àbí alhamdulillah so tó bá wá yé wa báyìí so àlàyé nǹkan tán pè ní sí àti àwọn tí wọ́n jẹ́ ṣíà so kí ni ìdájọ́ wọn so kí ni ìdájọ́ wọn wọ́n ní Sheikh al-Huzaifi wọ́n sọ ní bíbáyí a ti sọ ìdájọ́ àwọn zaidiyya fún fún àbí a ti sọ fáwọn olùmọ̀wò kí ń pè wọ́n ní kèfèrí so tó wáyé pé zaidiyya gangan ní lódòdó tí wa amma rafida okay okay wọ́n ni wal a'immatu wọ́n ni hukmu rọ́fidọ̀tí alìsìnẹ́ àṣàríyà wọ́n ni ìdájọ́ àwọn so ìdájọ́ àwọn rọ́fidọ̀ àwọn tán ma ń pè ní 12 wọ́n ni wal a'immatu wọ́n ni ẹ̀ráwọ̀ ya síwájú ẹ̀sìn o muttafiquna ala kufri rọ́fidọ̀ ẹnu wọn kò lórí ìṣe kèfèrí àwọn rọ́fidọ̀ alifnei àṣàríyà àwọn tásùn ma ń pè ní kíni tá ma ń pè ní travers wọ́n ni qala al-imamu sam'ani ṣe kala lè zai fi mú ọ̀rọ̀ al-imamu sam'ani wọ́n bí tíra wọ́n ni fil ansab nínú tíra tán pè ní al-ansab wọ́n ni wajtama'ati al ní pé lórí ìjẹ́kẹfẹ̀rí àwọn ìmàmíyà li'annahum ya'taqiduna tadlila sahaba torí pé wọ́n láti sọ́kàn pé àwọn sahaba sínà wa yunkiruna ijma'ahum wọ́n tako ijma àwọn sahaba an bọ̀ wá ijma wọ́n tako wa yansibunahum ila ma la yaliqu wọ́n ni waqala ibn Shaykh al-Dhaifi tún sọ pé waqala ibn Hazmi fil ihkam wọ́n ni ibn Hazmi sọ nínú ihkam pé wala khilafa bayna ahadin wọ́n ni kò síyàtọ̀ láàrin ẹni kankan min al so fi wùjúbì al-akhdhi min al-qur'an nípa pé kéèyàn mú nínú qur'an wa annahu al-matluwu indana ní pé qur'an yìí ohun síláwó maka lọ́dọ̀ wa bọ̀ sáwọn rọ́fídọ̀ sáwọn ní qur'an mi ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n ní qur'an mi an bọ̀ wasu bẹ́ẹ̀ wa inna ma khalafa fi dhalika qawmun torí pé wọ́n ní kìníkà tán pè ní kìní tẹ̀kíyà kan ní kìníkà tán pè ní tẹ̀fíyà so gbogbo ẹ̀ inṣáàlá la ń bọ̀ wá sí wọ́n ní wa inna ma khalafa fi dhalika qawmun min ghulati rawafid wọ́n ní àwọn míì làwọn yapa nínú àwọn olùkọjára nínú àwọn rawafid àbáwọn olù àwọn rawafid tán jẹ́ olùkọjára wa hum kuffar bi so wọ́n ní kùfàrù ní wọ́n kèfèrí ní wọ́n pẹ̀lú eléyò mushrikuna inda jami'i ahli islam olùṣẹbọ ní wọ́n lọ́dọ̀ gbogbo àwọn mùsùlùmí lọ́dọ̀ gbogbo àwọn tán fira wọn ti sí islam wa laysa kalamuna ma'a ha'ula ọlọ́wọ́ sí pẹ̀lú àwọn eléyò pẹ̀lú àwọn tí wọ́n so yé so ibn hazmi náà kọ́lá ijma' nínú tíra rẹ̀ ihkam ibn hazmi tún sọ gẹ́bí sheikh al-azifi sí fi gbàwọn mìíràn pé nínú al-fasl fil milal wal nihal ni pé inna rawafid ẹ̀ láwọn rawafido laysu min al-muslimin wọn sí nínú àwọn kíni wọn ò sí nínú àwọn musulmi so wọ́n sí nínú àwọn mùsùlùmí so àtàwọn míì náà tí ò tún sínú tíra yìí nínú àwọn tí wọ́n nàkọ́lá ìjìmá wá nípa pé àwọn Rawāfiḍ kèfèrí ni wọ́n kèfèrí ni gbogbo wọn pátápátá lápapọ̀ wọ́n èyí sì dẹnìkan yọ nínú wọn torí pé ẹjẹ́ ìsàlàyé ìdí táwọn olùmọ̀ fi máa ṣe báyìí fún wa tán kí ẹ̀kan wá ní tọ́ ah, àwọn kílùkọ́ rẹ̀ àwọn catholic àwọn catholic àwọn ń tà ah, wọn pé á èyàn lè pé àwọn àwámù èyàn lè pé wọ́n kèfèrí gbogbo àwọn ọmọ tí wọ́n ṣe kí ní orí tẹ́lẹ̀ lọ́gbà ó kọ́lá kó já wàmù kó má já wàmù eléyìí tí kókó ń ṣe ẹ̀sìn míì tó yàtọ̀ sí kí tó yàtọ̀ sẹ́sìn wa náà oye ẹni tá ma kàkún pé ẹsẹ̀ àwọ́mù àwọ́mù ni ẹni tí ó rò pé tí tó ń ṣẹ̀sìn wa ni àwọn ilé yóò tí ẹ̀ kọ́kọ́ sí lórí ẹ̀sìn ìsìláàmù tẹ́lẹ̀ oye so orí ẹ̀sìn mọ̀júsí orí ẹ̀sìn yahudi náà so kí àwọn ní àà pẹ́ ara ẹ̀kàlẹ́ pé gbogbo gbogbo tó sọ gbogbo wọn kèfèrí ni wọn gbogbo wọn kèfèrí ni wọ́n mọ́jọ wáyà ọlẹ́nu in fún ọlẹ́rí in sì kọ̀rọ̀ olùmọ̀ fún ọ insha Allah in bọ̀ wábẹ̀ so bọ̀ mọ́ gàfẹ́ sẹ́lẹ̀yẹ rísì tó bí pé tí a bá gbọ́ pé a ah, àwọn rọ́fíìtọ̀ ẹlòmíre mọ́mà ẹlòmíre mọ́mà in sẹ́rí ó nídi tí mo fi sàlàyé pọ́ìntì kan fún wa lọ́wọ́ bẹ̀rẹ̀ in tí ó sì jẹ́ ká gbọ́ tíra Sheikh Al-Alzefi iye ní àyẹ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ kà

oye so ẹmọ wá imagine tó ṣe pé aléyàn gbọdọ̀ èyàn kó àrídẹ́ra rẹ pẹ̀lú mọ́kàtíra tó bá mẹ́ni tó bá kọ́ mọ́kàtíra tó bá mẹ́ni tó bá kọ́ tí a máa lẹ́wù ṣúwà àti Muhammadu náà mọ́ fẹ́ ṣe lẹ́wù méjì lẹ́wù ti ṣíyà lẹ́wù ti hóṣí tó bá rí lẹ́wù aláwọ̀kọ́ ṣe yí kì ṣáàfù tó bá rí sí ẹlẹ́kẹjì ṣe olè náà sí tí ìbá síta òfin kọlọ́wọ̀ bá kí ni mo mìíràn ìpé lẹ́bù méjì ni ṣe hàn pé ẹni tó bá fẹ́ wọ́ kí ṣúgbà fún yóò ní ah, àwọn ṣíà ẹni kí ṣe gbogbo wọn kẹfẹ́ rí náà kí ní gan mikidari yẹ bí ọ̀rọ̀ tí kú mi pa sí so ń gbé à ń pé ṣíà gan lóhun gan Salman al-Farisi ìkannú àwọn ṣíà náà ara ọ à ń bọ̀ wábẹ̀ a sì padà rí ìdí tán fi parọ́ ṣíà máwọn sàhábà yìí àbí ìdí tá fi fi wọ́n ti sí sí àà gbogbogbò tá fi wọ́n ti sí sí àà gbogbogbò tí wọ́n tó sì pé ẹni tó ń sọ pé síà ni wọ́n rọ́fídọ̀ lòun tí ẹ̀ so tí ẹ̀ bá rí ti síà sí àwọn sọ fún ọ pé àwọn húsí nípìlẹ̀ kí la sọ pé àwọn húsí àwọn olóbẹ̀rẹ̀ húsí àwọn zèidíyà àwọn zèidíyà sí rẹ̀ àwọn àfọ́ èpè wọn ní kíni wọ́n èpè wọn ní kèfèrí àbí àwọn húsí ti sí àwọn èsè zèidíyà o so tó bá wá rẹ́lẹ̀ ọkọ́ sí tó bá tó kọ́ sábẹ́ pé àṣẹ̀báwọn ah, ọ́fíìsì ìdíyà ni wọ́n bóòlò fẹ́rí yẹn sí àní tí yìí fi kàtí rẹ̀ ní tó bá mọ̀ nìyàn ní tí wọ́n ń sàlàyé inú tíra yìí tí ń gbà wọ́n yànjú kákà so ìjìmá àti ìjìmá àkọ́kọ́ wà náà lórí pé kèfèrí ni wọ́n so kí ni ẹ̀dẹ́ nǹkan tí Ibn Hazmi sọ rẹ̀ kasi wa laysa kalamuna ma'a haula ọ̀rọ̀ wò sí kèése pẹ̀lú àwọn eléyìn wọn wa innama kalamuna ma'a ahli millatina ọ̀rọ̀ ti wa àwọn tó ń ṣẹ̀sìn ti wà lábẹ́ sọ so ìbáyìn so nínú àwọn olùmọ̀ tó tún wá pè wọ́n kèfèrí àwọn tákànà díẹ̀ nínú àwọn tó lọ̀kọ́lá ìjìmá ni ẹ́ o bọ̀ nínú àwọn olùmọ̀ tó tún wá pè wọ́n سفيان بن عيينة سفيان الثوري الإمام مالك الإمام أحمد الإمام بخاري آه عبد الله بن إدريس عبد الرحمن بن مهدي محمد بن يوسف الفريابي أحمد بن يونس أبو زرعة الرازي ابن قتيبة ibn hazmi dati sọ fún alẹ́kan alqadi abu ya'la عبد القاهر البغدادي الإسفرايني الغزالي السمعاني القاضي عياض الرازي شيخ الإسلام ابن تيمية وتلميذه العلامة ابن القيم الذهبي ابن كثير أبو حامد محمد المقدسي أبو المحاسن يوسف الواسطي علي بن سلطان ابن محمد القاري شيخ محمد بن عبد الوهاب الألوسي الشوكاني أتي شيوخ دولة عثمانية علماء ما وراء النهر so gbólóhùn ma wàrọ́ annahari so nínú àwọn gbólóhùn tí yíò mari nínú tíra dáadáa wọ́n ma fi ń rí fà sí middle asia ní bí àwọn uzbekistan so tajikistan trigistan so àwọn iná ma ń pè ní mawaro a annahari ó lókọ taxonia bí nǹkan ni ó kọ waro annahari ilébò so wọ́n ní nínú àwọn tó tó kàfàrà wọn sheikh muhammad ibn abdul wahab sheikh abdulrahman ibn hassan sheikh abdullatif ibn hassan ali sheikh sheikh ọmọ muhammad ibn abdul latif so sheikh suleiman sahman sheikh muhammad ibn ibrahim ali sheikh mufti aláwọ̀kọ́ fún dáúlà saudiya ni so bákanáà nínú àwọn tó tó kàfàrà wọn nínú àwọn ulama ohind wọ́n ni a sheikh al-muhaddith shah abdulaziz ad-dahlawi wọ́n ni a sheikh siddiq hassan khan afára dáyìí wa ghayrihima àtàwọn mìíràn wọ́n ni wọ́n pọ̀ bẹ́ wọ́n pọ̀ gẹ́ wọ́n tún pọ̀ lọ àwọn táwọn dákọ̀ nínú bíbáyìí so àwọn tán dákọ̀ nínú bíbáyìí nípa àwọn Rāfidah àwọn tó túnmọ̀ ń pè ní kíni alìsìnà àṣàríyà àwọn so wọ́n ni ẹkàjẹ́ká àwọn ọ̀rọ̀ díẹ̀díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ àwọn tí wọ́n pè wọ́n so kíyàn fi ma àwọn zanadikọ̀ yìí àwọn lẹ́wù àwọn tayawa nínú àwọn zanadikọ̀ làwọn ilé so Ibn Taymiyyah rahimahullahu ta'ala nínú tírà Shaykh al-Jadhabi ó sọ nínú asọ́rì ibn Maslul wọ́n ni man za'ama anna al-Qur'ana naqasa minhu ayat ẹn tó bá ṣe pé ẹn tó bá gbàgbọ́ pé Qur'anu àwọn àyà ti dínkù wa kutimat wọ́n sì fi pamọ́ nínú rẹ̀ wọ́n sì pamọ́ nínú Qur'an aw za'ama anna lahu ta'wilatin bátina àbí ó gbà pé a Qur'an ní bátini tusqitu al-a'mal al-mashru'a tí ó jẹ́ kó gbọ́ yé pé akìmì sọ̀lá kìí sì túnmà rẹ̀ ní tó bá tọ́nà bá ṣe lófin tí ó gé kú ẹni tó bá gbàgbọ́ nú ilé yóò fala khilafa fi kufrihim Ibn Taymiyyah ní kò sí kò sí àpẹẹnu nípa ìjẹ́kẹfẹ̀rí wọn Ibn Taymiyyah sọ pé wa man za'ama anna sahaba tartaddu ba'da rasulillah wọn ò tó wọn ò ju bóyá bí little above 10 lọ díẹ̀ náà fi ju mẹ́wàá lọ àwọn tí wọ́n fi islam lẹ́ ní ẹ̀yìn annabi sallallahu alaihi wasallam tó bá ń sọ báyìí àwọn innahum fasaqu ammatuhum àbí pé wọ́n ṣe fisku ọ̀pọ̀ wọn wọ́n ní fahadha la rayba aidan fi kufrihi ibn taymiya tí Qur'an sọ ni fi ghairi mawdi'in ní tó jọ àyíká lọ mina ridha anhum nínú pé Ọlọ́run bá yọ́nú sí wọn wa thana'i alayhim àti pé Ọlọ́run bá yìn wọn bal man yushakik ẹgbọ́ àrin ìdádá ẹgbọ́ dada ọ a ní yíyẹ lákọjá gbọ́ dada Ibn Taymiyyah ni Ibn Taymiyyah ti sọ pé ẹni tó bá tún ṣe yè méjì nípa pé ẹni tá a sọ síwájú ìpé kèfèrí lòun náà fa inna kufrahu muta'ayyan ìjẹ́ kèfèrí jẹ́ náà ti jọ́nà yìí ẹjẹ́ nǹkan bẹ̀rẹ̀ fún aláìkàsí Ibn Taymiyyah sọ pé bal yálà man yushakkiku fi kufri mithli hadha ẹni tí bá ń ṣe yè méjì gan nípa ìjẹ́ kèfèrí fa inna kufrahu muta'ayyin kódà ìjẹ́ kèfèrí jẹ́ náà ti dọ̀ranyàn so lọ sí bí a ìgbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀ bákan so yàtọ̀ sí yàtọ̀ sí ọ̀rọ̀ tí alárẹ̀dẹ́bí tán gbà wá nínú asọ́rímù masulúlì so ọ̀rọ̀ Ibn Taymiyyah náà mìíràn tún wà nínú asọ́rímù masulúlì so wọ́n ni ẹ ma gbọ́ Ibn Taymiyyah sọ pé amma man iqtarani bi sabbihi ẹ̀rẹ́ ni tó ń bá tó fi kún ìmá bọ́ àwọn sọ̀hábà so Ibn Taymiyyah sọ pé amma man بسبه دعوى أن عليا إله so ẹni tó ń bá tó fi kún yàtọ̀ sí kò ń bá wọn sàábé ó tó fi kún pé ó tó fi kún bá wọn sàábé ìsọ pé àlì ọlọ́rin àwọn annahu kana huwa annabi àbí pé òun ni annabi nínú àwọn àkídà àwọn ismailiyya àwọn rọ́fìdọ̀ náà sọ fún adíẹ̀díẹ̀ yóò wà innama ghalata jibril jibril sáti sáti se ni wọ́n ni fi risala níbi risala tọ́lọ́wọ́ bá fi rán wọ́n ni fahadha la shakka fi kufrihi Ibn Taymiyyah sọ pé kò sí è méjì níbi pé lè jẹ́ kèfèrí kèèsẹ́ tí mo fẹ́ lónìí ẹ ẹ má gbọ́ o bal Ibn Taymiyyah ni yálà o la fi kufri man tawaqqafa fi takfirihi so ẹjẹ́ fi risala níbi kíni níbi jíṣẹ́ tó jíṣẹ́ fàhádá la shakka fi kufrihi eléyìí kò sí èméjì ipa ìjẹ́kẹfẹ̀rí rẹ̀ o bal la shakka fi kufri man tawaqqafa fi takfirihi kódà kò sí èméjì níbi ìjẹ́kẹfẹ̀rí ẹni tó bá pọ́sì láti pẹ̀ngẹ̀fẹ̀rí kò sí èméjì nípa ìjẹ́kẹfẹ̀rí tiẹ̀ kò tún sí èméjì ń pa ìyẹ́ kèfèrí kí ẹ̀nà tọ́ àwọn tán dìfẹ́ndì àwọn rọ́fítọ̀ so wọ́n ni so wọ́n kọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ wá nípa ọ̀rọ̀ táwọn olùmọ̀ nípa nípa kúfùrù wọn ọ̀rọ̀ Sheikh bin Baz ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ gan ọ̀dọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ gan nípa ìjẹ́kẹfẹ̀rí wọn so in tó kùté tí ó mọ̀ wá sí máìndì ni pé ah, àwọn Ismailiyya yìí náà ń kọ́ àti dájọ́ àti dákọ́ ìdájọ́ so àwọn àwọn lè kọ́ tí wọn wọ́n bí Sheikh bin Baz in táwọn olùmọ̀ tó pọ̀ wà lórí ẹ̀ náà nìyẹn in táwọn olùmọ̀ sọ tó pọ̀ gan wọ́n bi wọ́n nínú fatwa tèyàn lè rí lórí wẹ́bsáìtì wọn wọ́n ní ma taquluna fi rajulin wọ́n bi wọ́n wọ́n wọ́n táìtù wẹ́bsáìtì yìí ní asnafu shi'a wal hukmu alayhim àwọn ará Ṣíà àti ìdájọ́ lórí wọn so question tí wọ́n bi Sheikh Bin Baz ni pé ma taquluna fi rajulin wọ́n ní kí lẹ fẹ́ sọ nípa alákùnrin kan qala laysa hunaka farqun ó sọ pé kò sí yàtọ̀ kankan o bayna sunniyin wa shi'iyyin kò sí yàtọ̀ láàrin sunna nínú nǹkan tí sheikh wa fẹ́ sọ sheikh wa ní à wọ́n ní wal-Batiniyya wọ́n ní walakinna akhtarahum wọ́n ní ṣùgbọ́n ṣe rẹ̀ àwọn tó burú jù nù wọn wal-Rāfidah àwọn ni àwọn mẹ́lẹ́yìn Khumayni àwọn tó wà ní Iran هؤلاء أخطرهم أولا دينجرس جنوا وهكذا النصيرية او تنج النصيرية نا أصحاب حافظ الأسد عملي حافظ الأسد نا وجماعته اتوا جماعة في سوريا تنوى ني سوريا انتوا سوزن كي أولا كانوا تنجى نكيني نصيرية أولا ني سوريا وني فالباطنية الذين في سوريا wọ́n ní àwọn tí wọ́n wà ní Syria yẹn bàtíníyà làwọn bàtíníyà nínú àwọn ẹmọ̀gbọ́ wọ́n ní wal bàtíníyatu alladhina fi Iran wọ́n ní bàtíníyà náà tún àwọn tí wọ́n wà ní Iran náà wọ́n ní wal bàtíníyatu fil Hind àbí kan gbà lérò pé àwọn bàtíníyà náà wà ní Iran náà wọ́n ní àwọn bàtíníyà náà wọ́n sì Eh, amadiya kí tó ni bẹ́ẹ̀bẹ́ẹ̀ eh, lọ Diobandi bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn tí ẹ̀tún fókọ̀lú wọ́n fókọ̀lú sọ ni so wọ́n ni walbatiniya tó fi hìn wọ́n náà batiniya náà wà ní India náà wọ́n ni wọ́n húnmù ismailiyya wọ́n náà batiniya yìí ismailiyya ni wọ́n هذه الطواف آه، هذه الطواف الثلاثه هم اشدهم واخطرهم وان سيران ومتتا اي اونا برجنوا وهم كفر كفريسين وهؤلاء كفر وان اون الي كفريسين فوان اسماعيليه اون اونا برجنوا اونا شيعه اون تو برو àwọn burúkú àwọn ni kọ̀rọ́mítọ̀ àwọn ni bàtíníyà àwọn ni hashashun wọ́n pọ̀ gan wọ́n tí wọ́n burú tí wọ́n yà yàkú yà báyìí so àwọn àfáà ní wọ́n ma ń kà fara àwọn kíni wọ́n ma ń kà fara àwọn ismailiyya náà ni wọ́n ma ń kà fara àwọn ismailiyya ni so ìdájọ́ wọn láti mẹ́rin a ma wọn zaidiyya a ma wọn alìsìn àṣàríyà tán tún pè wọ́n ní kíni tán pè wọ́n ní alìmàmíyà tán pè ní rọ́fídọ̀ a sì máa wọn ismailiyya náà kèfèrí làwọn afán pè wọ́n kèfèrí làwọn kíni làwọn afán pè kódà àwọn burú ju àwọn Ṣíà lọ àwọn rọ́fídọ̀ tí ismailiya pín sí nígbàtí sheik alá ìdẹ́fin dákọrẹ̀ ń bí wọ́n ní ismailiya yìí wọ́n ní wọ́n wà lábẹ́ wọn àwọn kíni àwọn obeidiyun àwọn náà pè ní kíni alfatimiya àwọn obeidiyun yìí la hawla wala quwwata illa kèfèrí pánbélé ni wọ́n àwọn ni wọ́n jẹ gàba lórí misra láwọn àgbàkan àtàwọn alúmìnà àwọn ni wọ́n fi ja Salahuddin lógun so àwọn Fatimiyya yìí ó bá débi pé ẹni tó bá jẹ́ olórí ẹni tó bá jẹ́ olórí ìlú nínú wọn tó bá di ọjọ́ jímọ̀ báyìí kan tó ṣe khutba gbogbo wọn kọ́kọ́ dúó náà wọ́n wá jẹ́rìí sí pé olórí yẹn ọlọ́run ọba ni àwọn Ismailiyya burú jù àwọn Rọ́fídọ̀ lọ ọlọ́run ọba kàn sẹ́wọn kú bó ṣe kéré yẹn so mo fẹ́ fi yí ọ pé ta bá ń dákò ẹ̀ nǹkan báyìí nípa àwọn rọ́fídọ̀ wá wo ń dámà dákò nípa àwọn Ismailiyya so ta bá tiẹ̀ tún fẹ́ mú mi ta bá tún mú àwọn kọ̀rọ̀ mítọ̀ wala hawla wala quwwata illa billah ká àwọn Batiniyya àtàbúrú ni kèfèrí làwọn ara méjèèjì so kèfèrí làwọn ara méjèèjì so ẹ wá rí pé mo sọ fún alẹ́ẹ̀kan mo ti kà fún alẹ́ẹ̀kan ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa kíyàn máa nípa gbogbo wọn pé gbogbo wọn kèfèrí ni wọ́n so èmi náà wá ń sọ ní ìtàwọn olùmọ̀ ń sọ ní pé kèfèrí ni àwọn Rọ́fídọ̀ gbogbo àwọn Rọ́fídọ̀ so gbogbo àwọn Ismailiyya náà kèfèrí ni wọ́n so láwọn tí láwọn tí àwọn olùmọ́dákọ láwọn tá dákọ mí báyìí so tẹ́lẹ̀ yóò fi wáyé hàn pé àkíkà sí pé èyàn sọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Shaykh Saalih Al Fawzān sọ wọ́n ní kí ni ìdájọ́ àwọn àwọn Rāfidah kí ni ìdájọ́ àwọn general people láàrin àwọn rọ́fídọ̀ ṣé ìdájọ́ tí wọn náà ni ìdájọ́ àwọn olùmọ̀ wọn ni so question tí wọ́n bi Sheikh Sọ́lẹ̀ al ni ọ̀ so wọ́n ní ṣé ìdájọ́ tí wọn náà ni ìdájọ́ àwọn kílùkọ rẹ̀ àwọn olùmọ̀ wọn wọ́n ní wọ́n ní Sheikh Sọ́lẹ̀ Al-Fawzan ni ẹ̀yọ́ ma yà ní ẹ fi àwọn ọ̀rọ̀ yìí lẹ̀ wọ́n ní àwọn rọ́fídọ̀ ìdájọ́ wọn ẹ má dànkanú wọn lójú hukmun wahid ìdájọ́ wọn yóò kan ní tí a gbọ́n bí wọ́n nípa àwọn àwọ́mù wọn ni o àwọn general people nú wọn tí a lẹ́ni tí a máa ń separate èyẹ́ ni pé christian àwọ́mù christian pé kèsè kèfèrí ààrà o so bó ṣe rí ní a máa sọ pé àwọ́mù rọ́fídọ̀ ìṣe kèfèrí wọ́n ní hujja ti dó láwọn ẹni lórí ọ̀rọ̀ sheik salif hasan tàbí gbọ́ ni tí e tó wà tó wà mọ̀ntẹ́ṣìrì ni wọ́n ní ẹfiwálẹ̀ ní gbogbo àwọn falsafati ẹwọ gbọ́lọ̀wọ̀n sheik salif hasan wọ́n ní wọ́n ní utrukuna min hadha al-falsafat ẹ fi gbogbo falsafa ilẹ̀ ma fẹ́ separate láàrin àwọn àwọn mọ̀rọ̀ àti àwọn míì kí gbogbo fẹ́nsáfà ilẹ̀ so ọ̀rọ̀ Sheikh Salih Al-Fawzan gbé ẹ̀fí gbogbo ilé ilẹ̀ ẹ̀fí gbogbo ilé ilẹ̀ wọ́n ha àwọn Kùránì dọ́dọ̀ wọn ìmìnú gan ha Kùránì so gbogbo àwọn ọmọ tó ti tàkáyì tó ti dọ́dọ̀ wọn sí ẹgbẹ́ ìwọ̀n fi sọ pé torí pé Kùránì dọ́dọ̀ wọn ni ò bàbá sún ní gbogbo àwọn ọmọ tó ti takai ó dọ́dọ̀ wọn ó dọ́dọ̀ àwọn ẹlòmí nínú so mo fi fún wa lẹ́rìí pé in táwọn olùmọ̀ ń sọ ni so ẹni tí wọ́n ma sọ pé àwọ́ àmà nǹkan fẹ́ so kò jẹ́ bó jẹ́ lábàlá yẹn ta'ala a pọ̀ sí so a ṣe sọ́lá inṣáàlá a tàbá ṣe sọ́láta a mọ̀ bóyá a tẹ̀síwájú inṣáàlá so barakallahu fikum wa sallallahu wa sallam wa baraka ala nabina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka wa hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk